الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أكبر الله سبحانه وتعالى أترى لكم كاتب فهو النبوة محمد صلى الله عليه وآله وسلم tí a bá gbàgbé ìkan tí a ń ṣàlàyé fúnra wa òun náà ni báàbù ṣurutis sọ́lá àwọn ìkan tó jẹ́ májẹ̀mú ìrun láwọn ìkan tó ṣe pé a gbọ́dọ̀ ní ká tó sọ pé a bẹ̀rẹ̀ ìrun a dẹ̀ mọ́ nínú wọn nínú ṣurutus sọ́lá a mọ́ àwọn ṣurutus sọ́lá ní mẹ́sàn ni wọn nínú ṣurutus sọ́lá yìí òun náà kí láàkà ìyẹn ṣiṣẹ́ ayé kíyàn jẹ́ wíìrì àbíbẹ̀bẹ̀ lọ nínú nǹkan tí ó máa affect làákàí nínú rẹ̀ náà ni alwaktu asbìrin gbọdọ̀ wọlé hmm? nínú rẹ̀ náà ni àtọ̀hárọ̀ anil min alhadith èyàn gbọdọ̀ mọ́kù níbi ẹ̀gbin yálà ẹ̀gbin kékeré ni àbí ẹ̀gbin ńlá nínú ẹ̀ náà ni saturul awra kíyàn bó ìhòhò ọwọ́ èyàn èyàn kí ń kí ń hòhò tí hòhò bá lè sílẹ̀ lórí ẹ̀rùn gan kíyàn kọjú sí kibla nínú rẹ̀ ní àníyà kíyàn ní àníyà so àwọn àhàdífì tá a máa kàyí wọ́n náà ni àwọn àhàdífì tí ó máa sọ fún wa nínú àwọn ṣùrúdù tá ti sọ yìí àwọn àhàdífì yóò kàn máa mú wá fún wa ní gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé in tán pè ní ìmẹ̀ ìsìn ọlọ́wọ́ bá wọ́n náà ni qala Allahu wa qala rasul pẹ̀lú àgbóyà ká ní ẹran tàbá ní ká lu ọpọlọ ara fún ìkí lu ọpọlọ fún ó lè jẹ́ pé tó lu ọpọlọ fún ọpọ́sìtì rẹ̀ gangan ní bẹ nínú Qur'an o ní bẹ nínú sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹwà wà hadith aláwọ̀kọ̀taka o ní ni an Ali bin Talqin an Ali bin Talqin wọ́n pè sahaba ni Ali bin Talq ẹn Ali bin Abi Talib àwọn làwọn mọ̀ tán gbajúmọ̀ dáadáa sahabi mai tó àtàtún pè Ali بن طلق رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسى أهدكم في الصلاة فلينصرف وليتودع وليعد الصلاة رواه الخمسة وصححه ابن حبان نعم آه، كنا نقول hadith Ali bin Talq radiyallahu anhu ìtumọ̀ rẹ̀ ní ká tó lọ síbi àwọn nǹkan tí a lè nínú hadith yẹn ó ní wípé idha fasa ahadukum fi salah tí kanú ni yẹn bá ń kírun ó wá nọ́tìsì pé atẹ́gùn jáde lára wọn falyansarif kẹniyẹ kò lórí run wal yatawadda kẹniyẹ wá lọ sàlùwàlá wal yu'idi salah kó wá tún ìrun yẹ kí mo kàn kírun báyìí mo kàn gá ah, kí ló ṣẹlẹ̀ yìí nǹkan mi kí òkè kí yẹn dìde kí yẹn kò lórí run kíyàn lọ tún alù alámi sí kó wá tún ìrun yẹ kí so hadith yínkọ hadithun hassan hadithun hassan so uh, hadithun hassan fi wakadhalika al-hadithu sahih maqbul hadith tó lálàáfíà náà ni al-hadith so ó kàn yawon ìdíta fi ń pè ní hassan nínú katalimin hadith yìí ni pé anna khuruja rih min ad-dubur yanqudul wudu' ń pé kí só jáde lára yìí ó ma ń já alwàlá ó ma ń já alwàlá wà tabtulu bihi as-salah ìwó wà tàtàrà bẹ́ yóò bàjẹ́ wa qad ajma'a al-ulama ala dhalik àpanupọ̀ àwọn olùmọ́síwà lórí èyàn kò sí khilaf ma fihi wala khilaf ẹlẹ́ẹ̀kejì ni pé alẹ́lmọ̀dìsí an yansarifa min salatihi ẹni tó bá yóò wà lọ ṣàlùwà láàmìn yóò wà padà sórí irun libutulani salati hibil hadath ìdí ni pé irun rẹ̀ ti bàjẹ́ pẹ̀lú hadath yẹn irun rẹ̀ ti lọ nínú ẹni pé yahrumu ala man ahdatha fi sọ́lá an yastamibra fiha wa yutimmaha ẹwùn kama wọ́n ni aramu ni kò tọ́ fẹ́ni ni olùsẹ́lọ́ ọba tó lágbára lẹ́ni ẹ̀wò wọ́n ni fakullu hadathin mana'a ibtida as-sala yamna'u al-istimrar 'alayha olùmílì dan gẹ́gẹ́ bí qa'ida fakullu hadathin mana'a ibtida as-sala yamna'u al-istimrar fiha gbogbo hadath tó bá ń kí ìrùn tó bá ṣẹlẹ̀ sí wa náà yóò bà ń ní tó ṣe pé nọ́mì náà tó bá wà lára rẹ̀ kó tó ààyìn tí lè kíkílò afẹ́ kírùn ààyìn tí lè kírùn ní kí ni dí nǹkan báyìí sórí tó sọ tó bá lè ṣẹlẹ̀ lórí òun náà ìwọ̀n náà bàjẹ́ gbogbo tó bá ti lè kọ̀ fún wa káptì ẹ̀mọ́ lè bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹ gangan in the first ìwọ̀n náà ti

bí ká ma fi àwọn màálìmù ẹ̀sìn àwọn ṣàáyìrù ẹ̀sìn ká ma fi ṣe kọ́mẹ́dì ká ma láà fi ṣe stunt àbá fi ṣe meme àbá fi ṣe skit àbá fi ṣe prank àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ tá ń pè tó ní kálukú sí gbádùn rẹ̀ tá sí ń wò láwòrẹ́rin àwòrẹ́rin tákìtì kullu hadha min al-kufriyat gbogbo ilé nínú kúfùrù wà ó mọ̀ pé kò sí kò sí excuse fún ìfẹ̀ṣìṣe ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò sí excuse ìmà fún ìfẹ̀ṣìṣe ẹ̀yẹ excuse tó lè ní ni pé o mọ̀ pó wà ní ẹ̀sìn àìmí wà mọ̀ pó wà ní ẹ̀sìn kí ló dé tó tún mọ̀ sátara tẹ̀fìlìtù ti ẹni àìlè mí ò táàwọ̀ ìṣù àṣàrìfúlà ì ìmọ̀ pó wà ní ẹ̀sìn kọ́lọ̀ foríjì mi ọlọ́ foríjì ẹ̀mọ̀ àmúmọ̀ pé kí ní wà ní ẹ̀sìn lóòtọ́ ẹwà fi ń ṣe fíìmù ibi tó fọ́nìdì níbi fíìmù bàbá kíní kan yóò wà lìdì wọn wọ́n àmọ́ sí rí dìde wọ́n mọ̀ lóra lórí ìrùn lẹ́yìn wọn àwọn òbí wá sí ń wò nulé wọ́n fọ́wà náà wò ẹjọ́ benjamin kiyama gbogbo wá sí jọ rẹ̀ nulé akẹ́kẹ́ ah, ah, àbá yìí fọ́nì gan ó fọ́nì kò wá mọ̀ bí tó ti sórí ibú fọ́nì dànù àforí ìrùn ìrùn náà ma fi ń fọ́nì àbí kò sí nǹkan mítà ma fi ń fọ́nì láyé yìí kódà ká mọ́lá ń sẹ kí níkan ọwá bí ọláwà ní bàbà sórí ọwá lọ sọ́rọ̀ sí afá kí níkan àánà kúmùlá nínú ẹ̀rin níkan àwọn ṣe káàkiri kúfùrù ní ìfòjáde kò nínú ẹ̀sẹ̀ Islam ni kílẹ̀ rí la ta'tadhiru qad kafartum ba'da imanikum Ọlọ́run lè má mú excuse kankan wá o qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn bàtẹ́ ti kọ́kọ́ jẹ́ múmìnì kul abillahi wa ayati wa rasuli kuntum tastahzi'un sai baya bi wa la in sa'altahum la yaqulunna innama nahnu nakhudu eh wa nal'ab tẹba bèèrè lọ wọn ma sọ fún yí pé ìbá kan sírí ni àfáyò tẹ ma wádá wọ́n yí ti pọ̀jọ yóò ń súnà ìgbùgbùn kan náà lẹ́mọ́ mú kókókó ọ̀gán sáwàdà lásán yóò ní ní ah ayà gbà tó mọ́ tó wà ní Qur'an ọlọ́nsọ̀ ní Qur'an àbíkúl abìláhì ok mínú àsọ fún ọlọ́ni sọ fún yíwa sọ fún ìgbé kúl sọ fún abillahi sọ́lọ́wọ́ba wa ayatihi àti ayà ọlọ́wọ́ba wa rasulihi àtòjísí ọlọ́wọ́ba kuntum tastahzi'un fún lẹ́mí sí ẹ̀yẹ ẹwà lẹ́yìn sáwàdà kan sáwẹ́wà ni la ta'tadhiru ọlọ́ni mọ́bàmí ẹmọ́sàn kẹ́kẹ́ qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí ìtumẹ̀ ní kí mọ́mì nínú wọ́n tẹ́lẹ̀ in tó sọ wọ́n di kèfèrí in tó wọ́n tó wá ṣẹlẹ̀ mẹ́ ni pé in tó ti fi ṣe ẹ̀yẹ gan àwọn sọ̀hábà náà fi ń ṣe ẹ̀yẹ ìfi sọ̀hábà sí ẹ̀yẹ ìfà náà bí sí ẹ̀yẹ ni kú fún straight ni ẹmẹ́tí sọ ni ó ní kéde kan wọ́n sọ̀rọ̀ lára wọ́n wà ní ojú ogun kan ní bí bẹ̀mẹ̀ wọ́n wà ní camp àwọn kan sọ̀rọ̀ lára wọn ó ní pé ọ̀gáwọn ah, sàábíà ah, ọ̀gáwọn ọkùnrin wọ́n lójó wo gbátà pàdé àwọn kèfèrílẹ̀ kan wọ́n sádà lùlífà wọ́n ya'nuna bihi ashaba muhammadin sallallahu alaihi wasallam wani ma ra'ayna arghaba butunan min ashabina haula a ramu ka tí wọ́n nífẹ̀ẹ́ kù wọ́n fẹ́ràn jẹ bí wà ashbunu inda liqa wọ́n tó bọ́ta bá ti wá jẹun yóò bá mú tó pàdé àwọn kèfèrí báyìí wọ́n sá lọ́nu wọ́n fi àwọn sàhábà sí ẹ̀yẹ ìkan wọ́n wá gbọ́ wọ́n ní pé wallahi òun fọ́lọ̀ Allahu alladhi ya'lamu sirrakum wa najwakum ọlọ́bà tó máa sí rí yí tó mọ gbogbo tẹ́yìn ṣe tẹ́yẹnyẹ ẹ́ o ti wá di o ti sọ àyà kalẹ̀ fánàbí ọmọ yìí ń dọ́dọ̀ ànábì ó kàn gbọ́tàrà á ọ̀rọ̀ àwọn náà ti wá gbọ́ pé wà láti ṣẹlẹ̀ wọ́n wá ń sáré wá sọ́dọ̀ ànábì ànábì àwọn kan sáwàdá ní tí bá kan jòkó sẹ́gbẹ̀mí aka ń ṣeré ní ànábì ìdáwọn ló ànábì kan káyà ẹni láta àtàdì orú kọdíkà fámtún bá da ìmánikum ẹ má bá mi sọ kankan ẹ ti dìkẹ̀ fèrí ọ̀rẹ́dì ayàkùn kí náà ṣe wọ́n kàn ṣe ẹ̀yẹ wọ́n kàn ń rìn kákan máa nájú ẹ̀sìn ló wá fi nájú ẹ̀sìn ló fi nára ẹ̀sìn ló fi wọ́wọ́ kan tí wọ́n ṣe wá wo èyàn tí ń fi àsọ̀látù ṣe tí fi ń sáwàdà lè ní kódà ká máa lóhun àwọn orúkọ mùsùlùmí ká máa fi sáwẹ́wà ó kó sínú ẹ̀ ó fẹ́ pàwọn ẹ̀lẹ́rin kò wá sókọ tó lò tó jù jẹ̀lìlì lọ wallahu huwal jalil Allahu wal jalil Abdul Jalil ó kọ tó dá jẹ̀lìlì ń ta fi ń sáwàdà Muniru al-Munir àwọn orúkọ mùsùlùmí kíní kan láti ẹmàwọn kan tó jókọ mùsùlùmí òun náà fi ń ṣe fíìmù fún wa òun náà fi ń sáwọ̀dà wọ́n yí sí ẹ̀mẹ́ ló náà ti lókọ kírísítẹ́nì rí ó kéré nínú táìmù gbogbo lè nínú àwọn ìtàwọn kìfìrí ní láti lè mẹ́ọ̀tì ìsìláàmù tí ma ń jó lára ẹ̀ ẹ̀ pé ìsìláàmù ma ń jó lára tó bá jẹ́ mùsùlùmí ìsìláàmù ma jó lára rẹ̀ bí iná ni àwọn ẹ̀sìn tí ò bá ní nǹkankan lára ní ń jó lára bí christianity ọ̀rẹ́bẹ̀sìn tẹ́wàá christianity tẹ́lẹ̀ náà kí ló wà ní rẹ̀ sì bá ń fọ́pọ́lọ́ fọ́mù ẹni ó yá síbi tó wà ń báyìí kẹmọ̀ lọ Sunday school síbi tó gbogbo tẹ́bẹ́ sí máa ń sẹ̀jọsìn ní church látòkèdè lẹ́wọ̀n wá fún mi tó wà ní báyìí wallahi ò lè rí fásì kan nínú báyìí ó kàn dàmà rẹ̀ lásán ni a máa ń sì tó wá jẹ́ sí òdodo ẹmọ́ jó lára yẹn ah, kí ni máa ń sáà mùsùlùmí iná yóò máa ju pẹ́sẹ̀ sọ́kà àwọn èèyàn kí ni ń sáà mùsùlùmí in tí ń ṣe wọ́n ni pé òdodo náà mú dání anybody lè gbà lọ́wọ́ rẹ̀ tàwákùdù bí ṣe wá ń jó lára yẹn wọ́n wá mẹ́ọ̀tẹ̀ díẹ̀ díẹ̀ ẹwùn tí yẹ́ sí gbóná láàrẹ tẹ́lẹ̀ tó bá wo fíìmù Yorùbá díẹ̀ gan wọ́n kàn sí ẹ̀yẹ wà láyé ọmọ jùwọ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni àwọn ǹkan tó serious kò ní padà serious mọ́ nígbàtà ń ṣe sí ibi tẹ́ ti ń ṣe ẹ̀yẹ tẹ́nìkà sí wípó kírun aláàrẹ̀rẹ̀ àwọn fọ́ wọn para lẹ́rin kí nìkan ìwọ̀n náà wà lórí ah, bàbá ìfọ́ ní o arínlẹ̀rin nìkan bó sì ti fọ́nù lọ́kàn rẹ̀ ẹ̀sìn ti dúrọ́pù lọ́kàn rẹ̀ kódà ó yìí kí ń ṣe mùsùlùmí látàtàdì kọdíkà fámtún bá da ìmánikùn intanẹ̀bí náà sọ ni èmi kọ́ mọ́ sọ ànẹ́bì ló sọ́wọ́ ma mú excuse kankan wá ó ti di kèfèrí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ jẹ́ mùmínì so a ń fi àsìkò yìí ṣe nàṣíhà fún gbogbo àwọn tí wọ́n ṣe prank àbáwọn tọ́lá wọn ṣe kíníkan ráàrín ṣe kíníkan ráàrín ṣe kíníkan ni tó pé táwọn fi ń ṣe ẹlòmí òun náà ni àwọn kọ́mẹ́dì àti irú nǹkan báhùn ibẹ̀ ló ti lówó ti rẹ́ nìkan gbé mọ́tò fún ó ti mọ̀ kí gbogbo mọ́tò tó ń gbóhun ayé nìkan náà ló máa wò gbogbo owó tó ló ní ayé nìkan ló máa wò ìyàwó mọ̀lìkìyàmà wa ń kọ́ gbogbo mímù tó ti síhun tọ́lọ̀ bá wọn tó máa ń ni àwọn ọba èmi ò wọ́lẹ̀ kọ̀dí kafartum ba'da imanikum ẹ má mú excuse kankan wá o ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti kọ́kọ́ jẹ́ mùmínì so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ní tó jẹ́ sáré yà sí ibẹ̀ ó wà very very important kama kò dẹ̀ wà very important kama nìkan kí ní núktọ̀ kan tó wà ń bẹ̀ núktọ̀ ní pé point ní pé kìí sẹni tí bá ń fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ nìkan ló di kèfèrí ẹ̀yin tẹ́ẹjọ wà ẹ̀yin tẹ́ẹjọ wà ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣe inkar kí ni reason Sheikh Salih bin Abdullah Al-Fawzan rahimahullahu ta'ala níbi sharhu gẹ́gẹ́gẹ́ bí wọ́n kò durusun fi nawaqid al-Islam níbi àlàyé al-naqidu asadis al-istihza'u bid-din wọ́n mú níbi kí sọ ọmọ tàà sọ lẹ́ẹ̀kan wọ́n mú ó gbé ikẹ́ ah kí ni túnmọ̀ gbélé kí ló sọ ó dìde lójú ẹsẹ̀ olóòlọ́sọ́dọ̀ anẹ́bìn sallallahu alaihi wasallam bí mùsùlùmí sì gbọ́dọ̀ rínú wọ́n fi ẹ̀sí sí èyẹ lójú rẹ̀ ọwájòkó wọ́n náà rẹ̀rẹ̀ músẹ́ àni inú mi odò sínú àwọn aránṣẹ́rẹ̀ wà ló ń tijú wọn tijú ta ní ọmọ ń tijú ẹni tí ń fi ẹ̀sí ọlọ́bá sí ẹ̀yẹ ni tijú rẹ̀ fúnkẹ́ ni òun fẹ́ sí sí ẹ̀yẹ ìwà tijú rẹ̀ ìwọ tijú ọlọ́run ṣe ìwọ tíjú ọlọ́run ló ń fi ẹ̀sìn ọlọ́run bá sí ẹ̀yẹ́ èmi wá dìde wọ́n ní pé à ìsọkúsọ̀ lẹ́sọ̀ yẹ wọ́n ní ọmọ yóò lẹ́kọ́ gbogbo kọmọ yóò lẹ́kọ́ kí ní ọ̀rọ̀ dìde rí nífà ìdí ni wípé ẹ̀yin ò wá ní wo ẹni tó ju ọlọ́run ju gbogbo alọ́ ṣé wọ́n lẹ́kọ́ sọ́lọ́ ọba bóòlù sí wọ́n expect ẹ̀kọ́ lọ́dọ̀ èmi sí wọ́n wal jazā'u min jinsil 'amal wa kamā tadīn tudān bó ṣe rínú tó bá ṣe náà ló gbáà

fatamassakumun nar ọlọ́run ni ẹmá súnmọ́ àwọn tí wọ́n sàbòsí òkí náà ọlọ́run bá mọ́ kó mọ́ jo gbogbo ìlànà èyàn tó sàbòsí nìkan kọ́ ni ó jo ìwọ tó wà ń bẹ̀ ń gbà náà so bó ṣe gbọ́ sí fẹ́ ìṣẹ́ ah yes sir ah ah, ah ah oyún ti tó ah ah kí ni kádà kí ló ṣe ah, ẹ̀sìn lẹ́fí sí ẹ̀yẹ́ náà àwọn òtí mọ̀ lára pé ẹ̀yẹ́ eh, kí wá ní wàhálà mi pọ̀ ògbọ́n tọ́lọ̀ sọ́nù Kùránì ọlọ́ọ̀lẹ́yẹ̀ ti di kìfèrí tó bá lè fẹ̀ sí ẹ̀yẹ́ ẹwà ń fi àbẹ́nìkan wó pẹ́ǹkì lẹ́gbẹ̀rẹ̀ à kí lẹ ń wo yìí náà ẹmọ́ wo nǹkan báyìí mọ́ àkùdá àbúkò jókò mẹ́pa ẹ̀dàkùn fi kí nílẹ̀ kòbù kọmọ ká ẹni yìí kọwà please ìdí ni pé ayà yẹn ẹni ṣe fọ́sán sálàyé pé ẹni kan ní sọ̀rọ̀ yẹn wọn ṣẹ́gáwọ̀ yóò kù àwọn kàjọkọ̀ wọn ẹ̀kínàkì wọn sọ̀rọ̀ tí wọ́n ni ọlọ́run wá kó wọn pọ̀ ọlọ́run wá ní pé látàtàzẹ̀rẹ̀ ọlọ́run látàtàzẹ̀rẹ̀ gbogbo ìtẹjọ́ ń fẹ́ sí ṣe yẹ̀yẹ́ yìí nípa ẹmí ò wá sọ̀rọ̀ ẹ̀ṣọ́ wá sí bẹ́ ìwọ́n náà intense nínú mọ́núnù wà búrídọ̀ ọ̀bìnú kúfúrí kúfúrún ìyọnu ṣe kúfúrún ní kúfúrún lónà tẹ́bá ṣe kúfúrún ṣe jú rẹ̀ bẹ́ẹ̀ ṣe májíkì ṣe jú rẹ̀ ìwọ́n náà wá àkíní ìwọ́n náà ń gbádùn rẹ̀ bá ṣe ń ṣe onídẹ́niwọ́n náà àhá kama fi ọra wa kama fi dá gbogbo sọ̀lá wọ́n náà gbogbo tó kí láti jọ gbogbo àwẹ̀ ká gbọ́ pé àwọn nǹkan tí ò mú tí ò mú láka ìdá ní àwàdà lásán joke meme prank kíníkà ló wá fi dá gbogbo ẹnu sópè rẹ ni an Allah subhanahu wa ta'ala kó kó fúrújẹ ní kọ̀kan wa náà wọ́n ní pé so káwà mọ́lá ń kírun láì sàlùwàláwò istihza'u bid-din ni ìfí ẹ̀sì sí ẹ̀yẹ́ ni níbi ọ̀rọ̀ fẹ̀ ni, ẹ̀ tún ní kò tún wá mí ní pé kí ní kí rán sí wájìbù ṣe bí síwákì la fi ń ṣe ẹ̀yẹ́ èbí síwákì ni tó bá ilé fi síwákù sí ẹ̀yẹ́ kèfèrí ní ọ́ wọ́n much more àwọn tó bá ń fi kéèyàn fi irun gbọ́n lẹ̀ sí ẹ̀yẹ́ afọ́ ni gbogbo sí ń gọ́ òṣùgbùlewúrẹ́ ni <laughs> ọ̀rọ̀ so òṣùgbùlewúrẹ́ tó sọ ẹ báyìí sójá kí bóyá ẹni ọlọ́ fi sí ẹ̀yẹ́ ọ̀rọ̀ tó fúyẹ́ ni ẹni ìlú fi ṣe ẹ̀yẹ́ pé àfáàyíwá kíní ohun gẹ́gẹ́ ló fi ṣe ah, ah, ṣàtíyà rẹ̀ ni tó bá lè jẹ́ líhà tó fi ṣe ẹ̀lẹ́ kúfù ní o ìdí ni wípé in tó fi ṣe ẹ̀yẹ́ ọ̀rọ̀ àṣẹ ànẹ́bẹ̀ ni orí báyà bí áfù líhà kíní kọ́ sù ṣàwárì ànẹ́bì ni ẹmú ní bíbí ẹmí irun ẹmú bẹ̀ wáfù líhà ẹwà fi irun gbọ̀kalẹ̀ ẹ gbọ́dọ̀ tọ́ọ̀tì rẹ̀ ẹ̀fílẹ̀ kódà nínú tó ma fi mọ ọkùnrin lọ́dọ̀ alágbára tó ma fi mọ̀ pé ẹ̀dọ́kùnrin nínú rẹ̀ òun ni pé kí yẹn ní ọgbà nínú rẹ̀ òun ni pé kí yẹn níyàwó ọ̀gá ọkùnrin làfẹ́ kí lè ó ní ọgbà ni ó rí rẹ̀ ni nínú àwọn sífàtù obìnrin ní kí ẹmọ́ ní ọgbà ló fi rí pé opposite ni tọkùnrin ò bá ní ọgbà ìjàmọ́lù rẹ̀ ní yọ gbóbìnrin bá ní ọgbà ó sáyẹrẹ fún ni olùfẹ́bìnrin tó ní ọgbà rí so túnmẹ̀ ní pé ọkùnrin ọlọ́mọ̀ọ́mọ̀ dá ọkùnrin kí òun yẹ mọ̀ òun bẹ̀ ni àwọn díẹ̀ ni wọ́n ní àwọn tí ó bá jẹ́ lómí olè lẹ́yọ̀ kan méjì tí wọ́n náà ní ohun ma tọ́jú rẹ̀ <laughs> ma tọ́jú rẹ̀ díẹ̀ díẹ̀ so àmá tó bá ní rárá òkòrò sí jà ń bẹ̀ ìbára àbí ìwògbà fọ́lọ́ntẹ̀ fọ́lọ́ntẹ̀ dáwọn náà but almuhim ni pé obìnrin ọgbọ́dọ̀ ó lọ bí i tọba fẹ́sí bí ọkùnrin láàfún ìgbà ní haramun oye bá ń so anẹ́bí wa ń sọ bẹ́ ìtumẹ̀ ní kò gbọdọ̀ fílẹ̀ ìwò wá fílẹ̀ wúwá rẹ̀ ní títún fílẹ̀ tó wá fi sí ẹ̀yẹ́ ẹ̀sì ló fi sí ẹ̀yẹ́ o àbọ́n fi kóbìnrin wọ hijab àbíkólò ní kọ́bù sí ẹ̀yẹ́ tọ́lọ̀ ń sọ́nù Qur'an ya ayyuha nabi qul li yudnina alayhinna min jalabibihinna Hmm? ọlọ́run sọ pé ọlọ́run sọ pé fàlìyàdìrìbìnà bí kúmùrìhìnà alájúyóbìhìnà wàlá yubedina zinatahunna illa ma zahara minha so àwọn aya ni o àwọn ahadithun bẹ́ o hadithi tún bẹ̀ yawa iṣẹ́ o ibi kanin nabi sallallahu alaihi wasallam isori ilfajirọ wa mọ́láfíìnà eh, bí múrútì hinna láyàrífò fúnmọ̀ yàrjínà lábúrútì hinna láyàrífò hunna ahadun min al-ghalas so ibá yàrí so mọ́tàláfíìnà bí múrútì hinna wọ́n mọ́ buwara wakalẹ̀ pẹ̀lú aṣọ wọn ìtumọ̀ rẹ̀ ní pé tó bá wà láyé ànábí ó fi àwọn ìyàwó ànábí àtàwọn ìyàwó sàhábí sí ẹ̀yẹ́ pé àwọn náà dásọbọ́jú àwọn adásọbọ́jú ẹlùmí ẹnìkan ti sọ́rí mọ́pàá Allahu Akbar ó ah, rẹ́ nìkan tó lónìí kọba òfin tó mẹ́lẹ́gún lọ mẹ́lẹ̀ áwọ́ wọ́n tẹ̀ máa ń fi yíò sí èyẹ bá wà láyé wọn ó jẹ́ oyé wọn fún wọn pé ànábì òfin tó mú elégún ló mú yàwó rẹ̀ yóò ló fi mọ́ fúra pé wọ̀gán ṣe mùsùlùmí ni ọba ẹ̀ ó mọ̀ fúra kí dà mẹ́ pé ń ṣe mùsùlùmí o because in tó mọ̀ fi mọ̀ ní pé máa wọn tó bá sí ní sí máa fi wọ́n pẹ̀lú ayé ànábì tó bá wà láyé ànábì bóṣe mọ́ṣe náà nù bóyá wọ́n náà bá wà ní àmùnáfìkì inú àbí Abdullahi bin Ubay bin Salul àti kí ó láwọn jẹ́ mùsùlùmí ẹ̀kíni tàbí ma fi ẹ̀sì sí ẹ̀yẹ nítorí wà mùnáfì ní kí ẹ ma fi ẹ̀sì sí ẹ̀yẹ mùsùlùmí ni wọ́n fi àwọn tó wà ní ìsìlámù sí ẹ̀yẹ ṣe mùsùlùmí díẹ̀ ní ọkẹ̀kẹ́ lóòtọ́ báyẹ̀ yóò náà wọ́ra rẹ̀ bíra rẹ̀ wò ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó wà ní ẹ̀sìn tó bá ti lè máa ṣe èyàn máa ń bẹ ni nínú tó lọ́wọ́ fi sàánú ẹ̀ ni pé nǹkan kápọ̀ tó pé èyàn ah, lè mẹ́tí lè máa ṣe ká èyàn àwọn bẹ́ẹ̀ ọlọ́dàkùn ilú fẹ́ kó rọrùn fíìmìnà láti máa ṣe fẹ́ kó rọrùn àmọ́ o o tún wọ́n ń fà àwọn tí wọ́n how much more àwọn tó wọ́n gbógun ti àwọn tí wọ́n fẹ́ máa ṣe ìwọ olè observe àwọn òfin ọlọ́ọ̀bá o tún ara àwọn tó tún wọ́n observe o tún gbé o tún gbógun ti wọ́n yíkínà yíkán yíkínà ìgbàwó ẹwà àníkà ma blame ẹ̀ pé yíkí wá ma lo ìjàbí àmà gbogbo rẹ̀ kí ni ọkùnrin fẹ́ fọwọ́kàn wá ní kọkùnrin fọwọ́kàn wọ́n mú ẹ̀sìkẹ́sì ológbà wọn ẹwọ bí mìsáni ṣe tó ti máa ń ṣe sí náà tí mo ń ṣe lórí káàkiri ọmọ dáadáa ní ọ̀nà àwọn tọ́lá yóò ọkùnrin tí ò bá lẹ́tọ̀ sí mi ò lè fọ́ọ̀kàn mi ẹ̀sìnkẹ́sìn ló gba oòrùn Allahu Akbar ẹwọ làákàyàwó yẹn ṣe yí padà ẹwọ ọpọlọ sí doríkodò bí àdán ọpọlọ tó ẹkọ́ mọ́ lọ sókè ìwọ̀n wálẹ̀ kò wá

kí ló tàyẹ̀ ìkọrìnjì wọ́lá àwọn ìkọrìnjì àbúrú lọ́wọ́ nínú tó yẹ kí normally ní pé káàtì kọ́kọ́ wo ọ̀rọ̀ à ń ṣe comedy generally náà dé pé comedy tí wọ́n wà só ó ti ń lágbára kọjá bí tó yẹkún dímọ́nì fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìbá fẹ́ ṣe comedy yóò jòkó lé rẹ̀ yóò mọ̀ tẹ fóònù ó lè mọ́kọ̀ àwọn nǹkan sí comedy ká mọ́ azí kí ní ẹ̀wò kò bá ìjọmì èèyàn mú bí ẹran kódà kò bá ìjẹran kó mú tó bá wọnú animal kingdom wó lè jáde lẹ́ni àwọn ewúrẹ́ láwọn ọ̀gbọ́ àwọn ohun àgbà tó bó lù bóyá kọmọ lọ sọ́dọ̀ àwọn àgùntàn àwọn àgùntàn tó ní gbà wọ́n mọ̀ tí ó smart àwọn ẹlẹ́dẹ̀ ló padà gbà ọ́ nítorí bóòlù sọ fóònù lè wá mú fọ́ wà fi sáyẹ̀wò wọ́n lọ báyìí lórí títì kìníkà kìníkà ó wá ń dẹ́rùbà wọn kódà ní Islam gan kátùmọ̀ dẹ́rùbà gan haramu ni bẹ́ẹ̀ni nínú Islam káàmà dẹ́rùbà haramu ni bẹ́ẹ̀ni ike mọ̀ ń mẹ́rùbà pé kìníkà kìníkà àbí kí máa parọ́ fún láti kọ́ lẹ́rìn ẹ wo intanẹ̀bí sallallahu alaihi wasallam pé nínú àti wọ́n díẹ̀ jù yamani kiyama èyàn tó kí yóò máa parọ́ fún yàn láti máa parọ́ lẹ́rìn comedian comedian ẹ̀ tó mara gbàlọ̀ wọ́kọ̀ àyẹjọ́ wọ́n sọ̀rọ̀ àìkíní kan one day One day, i was traveling to Owerri àyẹ́rẹ̀ hey kí lẹ̀ music kí ló wá ní i was not going and now kíní kan to eat i was not eating kíní ẹ̀gìnì kan ìgbà ọmọ yìí wọ́n ni ó ah pẹ̀lú náà mú lẹ́kẹ̀ọ́ mọ̀ yìí ó ní talent àbó ní orí ibú àtòfò talent náà ń gbẹ̀yìn àgbákò àdánù òfò orí ibú náà ń talent ó wá lọ sórí títì ó wá tún ó tún transgress against àwọn èèyàn Islam ò fi àlè ẹ̀tìdáhù náà ẹ̀tìdáhù ni mo lọ jẹ́jẹ̀ mi ọ̀pẹ̀ẹ́dẹ́ ya fọ́tò mi mo lọ jẹ́jẹ̀ mi òun sí ṣe fídíò mi kí ni mo ṣe fún ẹ̀tìdáhù ni náà alìtìdáwà aláhùkùnkì náà islam ò fẹ́ ìkọjálà lórí àwọn èèyàn wallahi babbanla kọjálà ni tó bá ṣe bẹ́ ibi anywhere lájọ gbọ́ra wadé anywhere tó má mọ́ rẹ̀ dí wà lájọ gbọ́ra wadé abẹ́wà wọ́n ilé ní báyìí tó bá ti wá ṣe tó bá ti wá kankan ìtí ṣe prank rí adé fídíò yóò àmọ́ rẹ̀ rí ó rẹ̀ yóò sí wọ̀ lórí wọ̀lẹ́ kọ́kọ́ fọ́fóònù mẹ́lẹ̀ asùkọ́kọ́ ìntájọ fún yọ arílẹ̀ òní kékeré o àwa múra wa lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwa lọ yẹjú ẹ̀mẹ́ bó ṣe mẹ́kí ní ó yá ìsúnlẹ̀ níbi ẹ̀ ìwú èdèrèdè òní ẹ because kí ní ṣe rí àwọn behaviors wa ló máa ń kọrí ní kaláwùjọ àwọn èèyàn ẹgbù behavior tó wọ́n ti ẹ̀sìn náà ẹgbù àwọn èèyàn tó ń tẹ́wọ́ sọ pé kí ìyà rẹ́kọ̀dì àmọ́ rẹ́rin tó ẹgbẹ́sìn ni kò ní rẹ́rin o ẹgbà dúwà ọmọ tẹ́ ti tì mọ́ nítorí wọ́n ṣe súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ ma dúwà wọn tẹ́ ti yàwó èrè nítorí wọ́n ṣe o ma dúwà wọn tẹ́ ti lọ fi lọ́kọ lágídí nítorí wọ́n ṣe súnnà ni wọ́n mọ̀ lọ sẹ́yìn ìlú wọ́n ní káyẹ ma bá wọn sùn lágídí nítorí kí ni wọ́n ṣe súnnà so tí súnnà bá ti dé ẹ̀ ń gbógun ti ẹ̀ ń àtàkì ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ burúkú pa wọn àwọn ọmọ òun ò tó wá ń ṣe fídíò rẹ̀ tí ó kíníkà tí wá ń dẹ́rùgbọ́ sóòrò wá lẹ́kọ̀ọ́ ni àwa fàyè gba burú láwùjọ oníkàlùsọ afáyè gba báyìí ẹgbẹ́ kíníkà jẹ́ wàtí fàyè gba kan yóò mọ̀ lágbára sí náà ẹ fàyè gba fẹ́yìn ẹ fàyè gba dáadáa ń kéré sí láwùjọ gbogbo wà láńdé ẹ fàyè gba burú aburú wọn pọ̀ sí láwùjọ ẹ ọmọ tánà gbogbo àwọn lọ skúlọ̀ kan mọ̀ kàwé náà gbogbo wọn náà wọn rí mẹ́kàn kàmọ́ bókínì náà ti kúnjú ọmọ ìlú tẹbá ní ó kàwé gan tó bá kọ́kọ́ mọ́fò dání Facebook ó lè lo 10 hours lókè kò sí kẹ́ tí ó ká ìwé òun náà lálùwẹ́kà fún wọn náà má gbogbo àwọn òfò yìí ti pọ̀jù kò lè jẹ́ kẹ́ concentrate àkọ́kọ́ ni kò sáwùjọ tí nǹkan tó wà láwùjọ wa yóò wà tẹ́wàá concentration gan lẹ́fì fi àdé lò dìde ọmọ parí ní electrical engineer ọdún márùn lọ́nà kò lè mú testa kó bá ń tẹ́sì kò sí ẹ̀mọ́ tí ó gbé kí ní testa rẹ̀ se positive ni ó gbé lé ní àbí negative ló dónádà rẹ̀ for after five years ní electrical engineering ní school kò lè mú test àkọ́kàn test pé ṣe lọ́wà mẹ́ èyàn tí ó sì lọ́wọ́ kan ó sì lè gbìyànjú kó ti ẹ̀lọ́wà àmì jùmọ̀lá mechanical engineer after after five years ọmọ yìí parí engineering kenangbe wọ́n lọ pé ah ó ti parí engineering àbí mọ́tò kò ní ìdìmọ́ ánàlọ́lọ́ mechanic kí ló ṣe mọ́tò máa wú <laughs> yóò kọ́ rẹ̀ rẹ̀ eh kí lẹ́sà ah, eh, mechanical engineering commission. Five years ah what do you mean ọmọ tí bá ń kọ́ṣẹ́ mechanic gan ní years gan ṣe kò tí ní lè túmọ́tò ní kò sí kò possible ó lè ó lè expect táwọn ìtọ́tò aláwùjọ yíwà aláwùjọ kó wá káwọn kí làkáyà rí ọmọ sí làkáyà ò lè ṣiṣẹ́ ọmọ tó ti kó pàǹkì sórí tó time exam yóò cheat náà ni àwọn ọ̀gá kó gbé ẹ̀ṣpó fún láti jíjí bí sí ẹ̀wọ̀n lọ gẹ́gẹ́ kí náà èèyàn ti wá mọ̀ lé ní náà àwọn èèyàn ti mọ̀ lé ní nǹkan gbìtìmọ̀ ó parí skú ẹ̀ ó parí skú kò mí ló kìíní kan kìíní ọmọ tí wá parí skú ẹ̀ àwọn yóò ti mọ̀ pé bó ṣe parí skú náà ó kàn lọ gba sàtínì kan náà kìí pé kìíní kan boyfriend ẹlòmí ilé ọkùnrin ọlọ́kùnrin ló sọ ojú ọdún márùn òun àtàwọn ọkùnrin náà jọ gbégbégbé wọ́n ti balé ayé rẹ̀ jẹ́ kò sí kankan tó kù mọ́nú nínú ara rẹ̀ ẹ́ kò sí kankan mọ́ ó dàgẹ́ bí alẹ́tìlà tó ń kí ni kò sí kankan mọ́ kò sí kankanmọ́lára rẹ̀ wọ́n ti bá ti ẹ̀jẹ́ from one prank to another ní ṣẹ́gá kiri comedy to another eré ìgbàwo awẹ́wà pàtí kìníkan ìkẹ́ tẹ́bí tẹ́ ń ṣe láwọn campuses ní gbogbo náà máa ṣe bá ń parọ́ fún ara ní kìníkan kan wà tí mú kàn ló ti lọ́dọ̀ ọmọ Nàìjíríà aláìkàmọ́ tẹ́rawa àwọn mọ̀ pé yọrọ ní o a mọ̀ tarawa no no you know you know ní kí ní ṣe gbogbo pé ọlọ́run pa fún ààrẹ ìwọ náà mọ̀ tó bá wọ́n ẹ̀lẹ́dẹ̀ ọmọ so àwọn nǹkan báyìí ti wà tó ẹ wá wò ẹ wá wò ìlú tàbá ti kíp àwọn ọ̀dọ́ bízì pẹ̀lú bẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àkọ́kọ́ ni pé ọ̀dọ́ wa mọ̀ pé òbí to sanwó skúù mi ó ní tó fẹ́ jẹ́ lọ́kọ́ mẹ́ o ní tó fẹ́ kọ́ lọ́kọ́ ní olùsùn ìbẹ̀rù ọlọ́ ti bẹnu máìndì rẹ̀ òní òbí ó ti ọmọ tó bẹ̀rù ọlọ́ọ̀bá kò sáì tó fẹ́ lọ fi to káníkà lóòtọ́ afẹ́kọ́mọ̀ yìí study engineering ìtumọ̀ ní pé i expect pé after five years you should be a certified engineer in time expect here ọmọ tó pé kí ló kẹ pẹ̀lú kọmẹ́dì àbískìtì òsì tẹ́ǹsì káàkiri lẹ́yìn tó dí kó jí láàárọ̀ kó ka Qur'an kó ṣe àtọ́bẹ̀ kó ṣe inú ẹ̀sìn àtọ́bẹ̀ necessary níbi àwọn ọ̀rọ̀ ayé náà kó mójútó báyìí òkè nǹkan báyìí study ilé study ilé study ilé nǹkan báyìí ah jẹ́ tún ṣe ah, kílò lè wúlò fáwọn ìlàbùjọ ìgbàwó ìgbàlá tó lè expect nẹ̀tíjà gidi àmọ́ pẹ̀lú produce tán produce láwùjọ wa yóò ẹmẹ́jẹ́ expect olùlé kẹ́kẹ́ ẹmọ́ ọ̀rìn tí bẹ́ẹ̀ ń parí lórí pé Nàìjíríà ọ̀dá mi ẹ jẹ́ káwọn gbogbo bàbá bàbá bàbá tán sí ìjọba wọn ẹ jẹ́ gbogbo wọn kù tán ẹ jẹ́ káwọn ọ̀dọ́ ọ̀sìn kan bọ́ síbẹ̀ ìgbà ló mọ̀ pé Saudi land gbẹ̀lọ́ ọba ṣe pẹ̀lú tíréní ó sì tẹ́ fáwọn ìyàláwùjọ tẹ́rí bí orí ibú tẹ́ ń fún wọn láti nulé ẹ fún wọn fún wọn nulé wọ́n tó ń fún wọn ní gbogbo àwọn àyè tẹ́wọn náà tẹ́rí bí orin tẹ́rí bí àyàwó yàwó tẹ́rí bí òsì tẹ́rí bí àzìná gbogbo tí ń bí ọ̀rọ̀ bá ń tẹ́yẹ̀ òun láti ṣe fídíò tán bá léyàn mọ́ àtúwọ̀ lé ní báyìí ẹlùn ìtú ẹni pé èyàn tó lè sẹ́lọ̀ jù pàgá yẹn àwọn àwọn guys ah mo yẹ mo salute ẹ ìtumẹ̀ ní pé ní àwọn tí wọ́n lè sòfò tán lè ṣe rí bújù láyé inú so a ń fàyè gba búrú àdífẹ́ ẹjẹ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nítorí àtúbọ̀tán wò nítò ayé yìí tàbá ń continue by ayé yìí á jẹ ìyànà bá ṣe jẹ́kú náà nù complain complain náà ni ẹ̀tù jí lọ́la ẹ̀tù complain jù tàtún lọ́la ẹ̀kẹ́ ní báyìí complain tán complain ní ó ju ti 2015 lọ ti 2015 ju ti 2010 lọ 2010 ju 2005 lọ 2005 ju 1990 lọ 1990 ju 1995 lọ ẹ̀kọ́ ń worst sí ní àbí mọ́ wọ́rí continue bẹ́ẹ̀ yóò mọ̀ worst sí náà láká ìwò òṣìṣẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ká fi ètò Ọlọ́run ká fi tó gbogbo tó wà láwùjọ wa láti inú family issue gbogbo fi kulli kabiratin wa saghira nǹkan kékeré ní nǹkan láàrin gbogbo tí ká fi ẹ̀ṣẹ́ rọ̀bà tó náà sọ́lọ̀ ọ̀bọ̀ fún anímọ̀nà ṣe ń gbọ́lá ń pàwọ́ kùránì ìwúdà wà ní ọ̀rọ̀ ṣe kùránì ẹ̀ṣẹ́ ìwúdà wà ní ọ̀rọ̀ mani ṣe kùránì ẹ̀ṣẹ́ ìmọ̀nà mani ó ń ṣe mú mọ̀nà nù kùránì súnnà nẹ́bí nǹkan ṣe kẹ̀kí ṣe mọ̀nà fún wa ní ẹjẹ́ ká múmọ̀nà ní tí ó lọ́bà súnà náà Muhammad sallallahu alaihi wasallam káyẹ múmọ̀nà kó lójú ọ̀nà àwọn kèfèrí àwọn western ideologies western inclinations western way of thinking àwọn ẹranko way of thinking àwọn ìbótẹ̀ ń kọ́ sí wọn ìbótí ọmọ àtàlà àwọn ọkùnrin àtóbìnrin ó gbọ́n pẹ̀ bọ́lọ̀ náà ìbótí ọmọ pọ́kùnrin lóbìnrin obìnrin lọ́kùnrin ọkùnrin ní yóò ní like again ṣe yíò wá nílà àkáyìn ní olówá ń kọ́ sí ní tí wọ́n jẹ́ gómi wá ń kọ́ sí wọn gẹ́gẹ́ kan you know they are civilized the greatest civilization is Islam civilization ló wà tó tó tó Islam ẹgbò Islam ṣe ń bá wa tó gbogbo nǹkan ẹwọ family no injunctions sharia nínú family ẹ ó dúpẹ́ lọ́la lo àwọn injunctions sharia ìyàwó kó lo àwọn injunctions sharia fún ọkọ kọ́kọ́ lò fún ìyàwó ọkọ àti ìyàwó ẹ lò lórí àwọn ọmọ ẹ wá padà rí bí ẹ̀yin ó ṣe rí láwùjọ ládùúgbò ẹ ká lo injunction sharia ládùúgbò gbogbo tàn fèsì gbogbo wọn nìkan wọ́n jalè wọ́n túnkì ní kalára mọ́tò wọ́n ya nẹ́ẹ̀tì wọ́n ṣe gbogbo ẹ̀ ṣe bí àìbẹ̀rù ọlọ́ọ̀bá nífà gbogbo ẹ̀ ṣe bá ọmọ tán ti gbọ́ ní pé àwọn gbọ́dọ̀ lówó wọ́n sì fẹ́lì fẹ́lì fẹ́lì ní skúù fún òríbi lọ́má wọ́n jẹ́ jẹ́jẹ́ àṣàrùn ànílọ́wọ́ ni ṣàrùn ànílọ́wọ́ ni mélòó mélòó àwọn èdè mi tàtàwọn joseph àwọn olè jíjà wọn ni ẹgbẹ́ ni mana bàtà olówó náà náà fẹ́ lọ́nà àní jẹun ní ọmọ mi ò ní tí ó jẹ látàárọ̀ ló fi ẹgbọ́ lọ ẹgbẹ̀gbọ̀rọ̀ òfò ó dẹ̀ ti parí skúù kò wẹ́ kò ríṣẹ́ kó mẹ́tò fún iṣẹ́ skúù ló ti parí klọ́sì ló ti parí e, engineering kọ́kọ́ wà bá tún fóònù mi náà ṣe bẹ́ engineering ló ti parí electrical engineering e, engineer bí kó bá bá fix bọ́ọ̀bù yìí náà bọ́ọ̀bù yóò sì ṣe bá gbó tó ṣe tó mọ́ sẹ́kọ̀ lọ sí iṣẹ́ òlùmọ̀kọ́ skú kí ló mẹ́ òdókọ́ ló gbé jáde kọ́ ní skú àkọ́kọ́ ní ẹkẹ́jì ní pétà lọ́sọ fún gọ́fẹ́sì ni ma ń fún yẹn sẹ́gẹ̀ mọ́ lọ wá sẹ́sẹ́ mọ́ kọrí sí okòkò lọ dákò ẹ́ mọ́ kọrí sí mọ́ wà bísínẹ́sì se mọ́ retí pé gọ́fẹ́sì kan ní ma ń fún yẹn sẹ́ ẹni tó bá ń sọ fún ọ pé gọ́fẹ́sì ní ma ń fún yẹn sẹ́ nínú àwọn ìtàn tán fi tàn wájú tó ń tara rẹ̀ ó kà ákàlá ìkàkàmọ̀ iṣẹ́ kí ní kàwà ní kí yẹmọ̀ ń dùn mí a mọ̀ tarawa a mọ̀ kàn tarawa ni ó a mọ̀ rẹ̀rìn pútọ̀ ń tarawa ok Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe olórí ni wọ́n rà nígbà tó aláyé àwọn olórí dáwọ́lá àwọn olórí mọ̀ àwọn ni president gbogbo ìlú Islam gbàmù èyàn mélòó náà fún ṣe <laughs> wọ́n láti mẹ́kọ̀ọ́ bá lákàá ìbàrí Abubakar ó jẹ́ kàlífà lẹ́yìn Ànábì èyàn mélòó fún ó fún Ibn Umar sí àrí kí Ibn Umar kọ́ ààrẹ fọ́nṣẹ́ ẹ̀yìn lẹ́lọ síṣẹ́ àwọn ọmọ regulate yìí ni yes wọ́n láwọn ibìkan tí wọ́n fa àwọn ẹ̀kọ̀kan sí bọ̀ kìí tí wọ́n bá nílẹ̀ síbẹ̀ ta ló sọ fẹ́ bá nílẹ̀ síbẹ̀ wọ́n láwọn ọ́fíìsì tí wọ́n need umar náà láwọn tó yàn ipé ìwọlọba jẹ gọ́fún ọmọbìkan ìwọlọba jẹ ìmọ̀mọ̀bìkan ìwọlọba mọ̀káwọn ọkọ̀ wá níbìkan umar fún wọn sẹ́nu àbí sí gbogbo tí yẹ́ lọ́wọ́ fún sẹ́ Eh, government of france eh, unemployment kíníkà kíníkà agọ̀ tó bá níyàn gọ́ ìrìn fẹ́ gọ́ bá ń bí àwọn ẹ̀fẹ́ ọmọ Nàìjíríà rí ká ní tọ̀ ní àwọn èèyàn àwọn èèyàn mọ́ ẹmọ́ sọ fẹ́lẹ̀ká ẹlẹ́mọ́ àgíní èmi sọ ní bs mọ́wọ̀rí ìyáújẹ tó o le kọ́ data science o le kọ́ software engineering o le kọ́ graphic design o le kọ́ backend o le kọ́ UI UX eh o le kọ́ data analysis o le kọ́ robotics o lè kọ́ AI o lè mẹ́bẹ̀bẹ̀ lónú àwọn skills tó sì pé tó jòkó ti tó rí ìlú mọ̀ tánẹ́ o lè kọ́ yìí kó wọ́wọ́ bó ṣe establish ara rẹ̀ bí a kó wọ́wọ́ bó ṣe join company kan tó mọ̀ bá ṣiṣẹ́ ni àbíkọ́ bó ṣe establish ara rẹ̀ o mọ̀ ní ṣe mọ́wọ̀rí jòkó síbẹ̀ mélòó mélòó ìmí ti dàgbà ìmí ti pé tí bá nǹkan náà kọ́ ọlẹ́ àwọn sẹ́kọ̀ọ́ àwọn tó lágbàríkà ó lè kọ́ plumbing ó lè kọ́ bricklaying ó lè kọ́ tailoring ó lè kọ́ carpentry àwọn iṣẹ́ tó dá ó lè kọ́ shoemaking wọ́n lẹ́tọ́ mọ́kọ́ bọ́sí ṣe bàtà tó ma bàtà tó gbùdù ṣe dáadáa tó ma bọ́sí bọ́sí package tó package dáadáa ó ní ojú àtàzí ìjọba Insha Allah tọ́nà bá fi bá rẹ̀ sí tó bá tó sáàbò sí mẹ́ náà tó tún lọ yẹn jìbìtì tó jìbìtì tó ti báyé ti yínà jẹ́ tó bá sí bá dé ó lé kọ́yìn ẹ̀yẹ̀ kìí ẹ̀yìn ká kọ́rẹ̀ ní Nàìjíríà nìkan lọ́dún kálímọ̀dà 1 million people don graduate ní ọmọdé institution ti mẹ́rin Nàìjíríà ìlọ́rin nìkan bá ń ká institution ti mẹ́mẹ́ in a single institution mo fẹ́ kó ronú ní gbogbo kílé tí mo ń bọ́ sọ yóò kó lè bá fún gbogbo àwọn òròrí tàti fi tàyí látẹ̀yìnwá òun lẹ́ kó lè bá padà sí reality reality là ń sọ yìí reality ma ń kò lóòtọ́ àmúfàbalẹ̀ gbọ́ ó sì gbà náà ni ó sì sùúrù lórí ẹ̀nà ni wáwò in an institution university nìkan lọ́dún ó kéré jù 10,000 jáde bí àbí 5,000 5,000 gbogbo Kwara State yìí ká ní pé ó ma dúsù tó wà mẹ́ àbí ó kọ́kọ́ kéré jù áwọ́kọ́ kò dìjì 100,000 grad ọgbẹ́ tí ò ní tó bẹ̀ ní graduate ní ẹ́ tó dẹ̀ jù bẹ̀rẹ̀ mọ́ kàn fẹ́ ní kú díẹ̀ díẹ̀ ní kó lébà mọ́tò ń ṣe ní o ó yá kọ́kọ́ dúró mẹ́rin náà ọ́fíìsì mélòó ní Ben Kwara State tí gọ́ọ̀mẹ́ntì lè bẹ̀rẹ̀ sí ẹ jẹ́ ká fi àwọn ìwà àwọn ìròrí ilẹ̀ ẹ jẹ́ ká fi sí reality normally báyìí sí mọ́ṣẹ́ tẹ́lẹ̀ láwọn ìgbà tó ti kọjá wọ́n ní pé normally láwùjọ kódà oko ti ẹni oníkálùkù olóko ó jídà àwọn olóṣoko àwọn gọ́ọ̀mẹ́ntì wọ́n charge pé kán regulate àwọn nǹkan tó bẹ́ kán regulate àwọn iṣẹ́ tó bẹ́ kán ṣe àmì ìgẹ́gẹ́ fún ayé níṣẹ́ tẹ́ ń ṣe yes wọ́n lọ múnú yíò ká a nídi àwọn ọ́fíìsì kan tafẹ́ fàwọn èsì ó dá ìwọ gúdù mẹ́ wọ́n bọ́ síbí wọ́n bọ́ síbí wọ́n bọ́ síbí but normally on a normal basis training tí ó ká fáwọn ọmọ wa ní pé training tí wọ́n fi lè dájú fúnra wọn ní wọ́n fi lè níṣẹ́ tí wọ́n ṣe Sheikh Muhammad bin Abdul Wahab ọmọ ọdún méjìlá ni wọ́n náà ti máa ẹ̀rẹ̀ kìnnà mi wọ́n fẹ́ yàwó mọ́ ọmọ 12 years wà lè ṣe Ben 10 kan ló wà lórí àti Spiderman Tom and Jerry ẹlòmí Tom and Jerry ó gàbá ìṣẹ́ nínú ìwọ̀n lè ràn káàkiri Tom and Jerry ọmọ 12 years ọmọ 12 years láwọn ìgbà tó ti kọjá yóò ti ní oko yóò ti ní a sense of responsibility yóò ti ní pé ah, èyàn ma ń yóò ti ẹ̀tọ́ ọkùnrin ọkùnrin yóò ti ní pé ah, èyàn ma ń tọ́jú àwọn èyàn ní ayé ìpadà níyàwó nílọ́mọ èyàn ma ń ṣiṣẹ́ láti tọ́jú àwọn ìyàwó àtọmọ ni kékeré ọmọ rẹ̀ ti pé tí ìjọba bá kò bá ti fún mi ń sẹ́ àyẹ́ ti pé 35 wọ́n ti súnmọ́ 42 50 dìsín wọ́n sì ń dúdí pé àníkọ̀dọ̀ fún ẹsẹ́ ni tó bá tó wá gbọ́ ní protest inú ní sálọ ní ẹ̀ jáde jáde sí tó bá jáde náà fún ẹsẹ́ ni tó bá tó wá jáde tó bá tó wá gbàjọba tán wọ́n wá fúwọ́ sí ìwọ́ wà ní sí àbí tó bá tó gbàjọba tán ah ọlọ́run ti kọ́kọ́ save by the time end sars ẹ mọ́ tó fọ orí búmi òfin ayíra time end sars ẹ wà lẹ́gbẹ̀ mọ́ nǹkan eh òfódé irú bá sẹ́sọ̀ lọ́wọ́ ẹ̀ in tó súnmọ́ jù ní pé refugee camp láwàbáyìí oríṣiríṣi àwọn forces yóò ti wà lóluwa àwọn forces US yóò ti wà lóluwa forces UK forces China forces Russia ìlú àwọn sọ di battlefield tẹ́tì máa jà fún international power ti wọn gbàtẹ́ káwọn Nigeria tí wọ́n nílá aka ìgbé ẹ̀yìn kọ sanction against ìwé ẹgbọ́ ẹ̀ ń kọ ìwé sáwọn international community kí wọ́n sanction lóyìn ṣébi tí àìnílá aka ìtìbáyé lórí ẹ̀ mọ̀ fún ọkẹ́ sanction lóyìn ẹ jẹ́ sẹ́láwọ̀ tẹ́wàá ní ká tó ẹ̀ sanction lóyìn wọn private jet àwọn gbèrò us ní gẹ́gẹ́ àwọn wà a lọ́tọ̀ àwọn ọmọdé ìlú àwọn tánsáṣà lóyìn ìlú bẹ̀ gẹ́gẹ́ àwọn wà lọ àwọn ọmọdé mẹ́ ẹ̀yìn wà mọ́ jẹjà lẹ́fíjí káàmù orísìírísìí lẹ́mọ̀rí ó lè rẹ́pìn wọ́n ti rẹ́pù àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ lọ bá ìṣẹ́jú rẹ̀ kò sí tó sì sí lọ́fẹ́ ní kò sí tó sì sí so orí nẹ̀ rí gbẹ̀ pé ìgbà yẹn sàṣẹ́lẹ́ ká ti ronú pé nǹkan ń ṣe àwọn Nàìjíríà ní kéèsí pé kíníkan oríwà òpé ni wọ́n náà wo ẹnu bọ́fẹ́ ti ń kó nǹkan yí ẹlọ́rùn to shoprite Ah, ah. Eh, àwọn ṣọ́pù tán ti ń ta orísìírísìí àwọn private shops ẹ̀dẹ̀ lọ ń kó gáàsì ẹ̀ lọ́kọ́ wọ́n já ṣọ́pù ẹ̀lòmí ìdẹ̀wò so ti mọ̀ pé o lè ní wọ́n nù wọn ò fẹ́ ṣiṣẹ́ gbogbo gọ́mẹ̀tò fún wọ́n sẹ́hùn ọ̀lẹ́ o lè ní ọ́ ọ̀lẹ́ o lè o fẹ́ ṣiṣẹ́ ni wọ́n ni ẹ́ gọ́mẹ̀tò fún wọ́n sẹ́ tó máa fọ́n sẹ́ ìwọ́n lè ṣe ìwọ́ alápáké ìwọ́n lè ṣe ń bẹ́ ẹ jẹ́ ká bú bá sì tí ọmọ ọkùnrin èèyàn máa ń kìí ṣe tírénì tọ́mà jẹ́rì tán fáwọn ọmọlé ni àti tírénì benten àti tírénì àgbàlagbà anime àwọn yẹn wo anime fà wọ́n ní o mọ́ gbẹ̀yìn sí fẹ́ nílá kẹ́ àwọn obìnrin èyàn mọ́ tírénì obìnrin láti jẹ́ ìyàwó lẹ́yìn bẹ́ẹ̀ni tírénì tí Islam kọwàlẹ̀ èyàn mọ́ tírénì àwọn obìnrin láti jẹ́ ìyàwó lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀kọ̀tọ̀ kámá tásìmẹ̀ tó ọ̀rọ̀ pọ̀ gan kí ẹni tí ó jẹ́ kálọ mọ́ ẹjẹ́ kálọ ronú fa kálọ pàmọ́ tó kàn kálìbà tó bá ronú tàbá rò láti mọ́ next step láti take an bí Allah subhanahu wa ta'ala kó sàrẹ̀ wa kó sì fún Allah káì tó pé an bí Allah kó sọ wa kó láwọn ya kó bí àwọn sàfáhà eh, Allah subhanahu wa ta'ala kó so hada wa sallallahu wa sallam ala muhammadin wa alihi wa ashabihi wa wa subhanaka bihamdik وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته